Let's rise up on our feet, please. Ẹ jọ̀ọ́ jẹ́ ká yòó dúró lórí ẹsẹ̀ wa. Rise to our feet, please. Jẹ́ ká dìde dúró lórí ẹsẹ̀ wa. So raise up our two hands to the Lord and sing this loud and clear. A nawọ́ wa méjèèjì sókè sí Olúwa ká sì gbóhùn sókè láti kọ orin yìí. Thank you, Jesus. Ẹ ṣeun, Jésù. Hallelujah for the Lord God, omnipotent great. Hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. effort today. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún òní. We give you praise, we give you honor, we give you adoration. After you, ògo òun ọlá. Accept our thanks in the name of Jesus. Ẹ̀dá ọpẹ́ wa ní orúkọ Jésù. Lord, we are gathered before you. Bàbá Adéwájú rẹ̀ la kóra àjọpọ̀ sí. Lay your hands upon us. Ẹ̀dá àwọn ilé wa anoint us for great things. Ẹ fi òróró yìí wá fún òun ńlá. Thank you, Heavenly Father. Ẹ ṣeun, bàbá wa ti bẹ ní o. Jesus mighty name we pray. Ní orúkọ la Jésù la gbà. Let's have a God bless you. Ẹ jẹ́ ká jókòó olúwa yóò bùkún fún wa. This morning. Ní òwúrọ̀ yìí. We are looking at what I call raw materials for fire. Àwọn máa gbéyẹ̀wò tí mo pè ní àwọn ohun èlò ti iná raw materials for fire àwọn ohun èlò iná and it's good for you to listen carefully as we are in a critical section in our seventy days prayer and fast. ó sì yẹ kí a fetí sílẹ̀ dáadáa nítorí pé àwa ní ìpele pàtàkì nínú àwẹ̀ àti àdúrà àti aláàbò ọjọ́ wa. we are on to the area where we have to demolish dismantle and burn to ashes powers of witchcraft assigned against anyone. à láti wà ní àgbègbè nínú àdúrà wa tí à láti rún tá ó wò tá ó sì dáná sun gbogbo agbára. and I want those who are participating in this program to have hundred percent success success. mo sì fẹ́ kí àwọn tó ń kópa nínú àwẹ̀ àti àdúrà yìí kọ́ ní àṣeyọrí èyí tó pé. raw materials for fire. àwọn ohun èlò iná. in second peter chapter three. nínú pétérù kejì orí ìkẹta. ẹsẹ̀ kẹsàn-án second peter chapter three ìwé pétérù kejì orí ìkẹta verse nine ẹsẹ̀ kẹsàn-án. if you are not used to lis ten to messages lis ten to this one very very well. tí o bá mú yín lára láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ fetí sílẹ̀ bẹ̀lẹ̀ fún eléyìí. very very well. tẹ́tí bẹ̀lẹ̀ second peter. pétérù kejì. three orí ìkẹta. nine ẹsẹ̀ kẹsàn-án. The Lord is not slack concerning his promise. Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara as some men count slackness. Bí àwọn ẹlòmíràn ti kà á sí ìjáfara. But it's long suffering toward. Ṣùgbọ́n mú sùúrù fún yín nítorí. Not willing that any should perish. Kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé. But that all should come to repentance. Bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà. But the day of the Lord will come. Ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ wá. As a thief in the night àti olè ní òru. in the which the heavens shall pass away with a great noise. nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ àti ohun ti ariwo ńlá. and the elements shall melt with fervent heat. àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú òru gbígbóná gidigidi. the elements shall melt with fervent heat. Àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú ooru gbígbóná gidigidi yọ. The earth also the earth we are in now. Ayé pàápàá etí a wà nínú rẹ̀ nísìnyí. And the works that are therein. Àti àwọn iṣẹ́ tí ó wà ní inú rẹ̀. Shall be burned up yóò sì jóná lúlú. this is scripture. ìwé mímọ́ lé eléyìí. heavens that you are seeing now. àwọn ọ̀run etí ẹ̀ ń rí nísìnyí. shall pass away with a great noise. a kọjá lọ pẹ̀lú ariwo ńlá. and the elements yet which shall melt with fervent heat. àwọn ìmọ̀lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú oru gbígbóná gidigidi yíyọ. ayé bákan náà. the earth also. ayé yìí bákan náà. that you and I are living in now. àti ìrẹ́ àti èmi ń gbé inú rẹ̀ nísìnyí. and all all the works that are therein. àti àwọn iṣẹ́ tí ó wà ní inú rẹ̀. shall be burnt up. yóò sì jóná lólo. seeing that all these things shall be dissolved. ǹjẹ́ bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ ọ what manner of persons ought you to be in all holy conversation and godliness. irú ènìyàn wo lè yí ìbá jẹ́ nínú ìwà mímọ́ gbogbo àti ìwà bí ọlọ́run. now that you know that these things they are raw materials for fire. ní ìsìtẹ́ mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ohun èlò láti <laughs> jóná ni wọ́n. don't you think you should review the way you live your life that's what the bible is telling you. wàá yẹ kẹ́ ẹ tún wá gbé yẹ̀wò bí ẹ ṣe ń lo ìgbé sí ayé yín òun ti bíbélì ń sọ fún yín rèé. the next book which is first john is there but below the peter. ìwé first john ìwé johannu kìíní òun ló tẹ̀lé ìwé pété orí kejì. look at verse fifteen. ẹ jẹ́ ká wo ẹsẹ̀ karùn-ún dín ní ogún. he now says something very interesting. ó wá sọ nǹkan kan tó lárinrin. Love not the world. Ẹ má ṣe fẹ́ràn ayé. Neither the things that are in the world. Tàbí ohun tí ń bẹ ní inú ayé. If any man love the world. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé. The love of the father is not in him. Ìfẹ́ tí bàbá kò sí ní inú rẹ̀. For all that is in the world. Nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé. The lust of the flesh. Ìfẹ́kúfẹ́ ara. And the lust of the eyes. Àti ìfẹ́kúfẹ́ ojú. And the pride of life. Àti ìrere ayé. Is not of the father. Kì í ṣe ti bàbá. But is of the world. Bí kò ṣe ti ayé. And the world pass Passed away. Ayé sì kọjá lọ. And the world passed away. Ayé sì kọjá lọ. And the world. Ayé passeth away. Sì kọjá lọ. And the lost thereof. Àti ìfẹ́kùfẹ́ rẹ̀. But he that doeth the will of God. Ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run. Abideth forever. Ni yóò dúró láéláé. Listen. Ẹ wá gbọ́ whether we like it or not. bóyá ó wù wá tàbí kò wù wá. whether we believe it or we don't believe it. bóyá gbàgbọ́ tàbí ò gbàgbọ́. whether you agree or you don't agree. bóyá sì mọ ṣọkọ pẹ̀lú rẹ̀ tàbí ò sì mọ ṣọkọ pẹ̀lú rẹ̀. the destiny of this world. àyànmọ́ ayé yìí. has been determined. a ti pinnu rẹ̀. determined. a ti pinnu rẹ̀ whether you enjoy it or not. bóyá gbádùn rẹ̀ tàbí ò rẹ̀. whether you think it's fairy tale or superstition. bóyá ẹ rò pé òtítọ́ ni tàbí ọ̀rọ̀ àrọ́sọ. it has been determined. a ti pinnu rẹ̀ ohun tí yóò dé bá. there is no single prophecy of the bible that does not happen. kò sí ìsọtẹ́lẹ̀ kan tó wà nínú bíbélì tí ò lè ṣẹ. the things we are seeing now. àwọn nǹkan tá à ń rí nísìnyí. pass it away. wọn kọjá lọ. The things we're pursuing now. Àwọn nǹkan ní tá à ń lépa rẹ̀ nísìnyí. it away. Ó kọjá lọ. That's the destiny they are passing away. Bẹ́ẹ̀ni wọ́n ń kọjá lọ. The things that people kill each other to get. Àwọn nǹkan táwọn èèyàn ń pa ara wọn láti rí. Passed away. Òun náà ń kọjá lọ. A time is coming. Àkókò náà ń bọ̀ when the kind of message that I'm telling you now. nínú ètò jẹ́ pé irú ọ̀rọ̀ ọlọ́run tí mò ń bá yín sọ nísìnyí. will become a very rare commodity. a wá di ohun tí ò wọ́pọ̀ rárá rárá. a time is coming. àkókò náà ń bọ̀. when there will be no traffic again on the road. nínú ìtí kò lè sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mọ́ lójú òpópó all the busy streets of the world will be deserted. Gbogbo àwọn òpópónà tí ẹ̀sẹ̀ ń ta ṣe gidigidi níbẹ̀, gbogbo rẹ̀ ni wọ́n kọ̀ sílẹ̀. All the bar, alcohol joints will be empty. Gbogbo àwọn ilé ijó àwọn ilé ọtí ni ó ṣòfò and deserted. Wọ́n sì fi ibẹ̀ sílẹ̀. No matter how long you stay on this earth. Bó ti wù kẹ́ tó lórí ilẹ̀ ayé yìí. Eternity is longer. Ayérayé ó gùn jù bẹ́ẹ̀ lọ. Longer. Ó gùn jù bẹ́ẹ̀ lọ. You want to measure eternity? Ṣé fẹ́ wá wọn bí ayérayé? àìsìkò tó timeless kò ní àkókò kò lódùn once time stops ní kété tí àkókò bá ti dúró and eternity begins. Tí ayérayé sì wá bẹ̀rẹ̀. What is going to matter after that time? Ohun tí yóò wá ṣe pàtàkì lẹ́yìn àkókò yìí. It's not how much you bought your dress. Kì í ṣe èló lo ra aṣọ ọrùn rẹ. It's not how much you bought those shoes. Kì í ṣe èló lo ra àwọn bàtà tó wà lẹ́sẹ̀ rẹ nù. It's not the texture of your hair. Kì í ṣe bí irun rẹ ti rí. It's not the money in your bank account that will matter. Kì í ṣe owó tó ní nílé ìfowópamọ́sí. It's not the houses you build that will matter. Kì í ṣe àwọn ilé tó kọ́ òun ló ṣe pàtàkì. It's not your beauty and your handsomeness unfortunately they don't matter anymore now. Kì í ṣe ẹwà rẹ tàbí bó ṣe dára wò sí. It's not how smart you are or how intelligent you are that matters now. Kì í ṣe bó ṣe jáfáfá sí tàbí tó ṣe ní ìlàkàyèsí ló ṣe pàtàkì. It's not your chain of university degrees that will matter now. Kì í ṣe nípa àwọn ìwé ẹ̀rí tó ní láti ọ̀rọ̀ Once time has stopped. Ní kété tí What matters? ohun tó ṣe pàtàkì. is where you directed your life energy to. òun ni ibi tó wá lo ipa ayé rẹ tó fi kọjú sí. the whole of your life energy what did you use it to achieve. gbogbo ipa tó ní gẹ́gẹ́ bí ènìyàn kí ló lò láti fi ṣe. beloved olùfẹ́. everything our eyes can see now. ohun gbogbo tí ojú wa lè gan ní nísìnyí. is doomed to perish. a ti ṣètò pé wọ́n parun ni. this is scripture. ìwé mímọ́ lélẹ́yìn. You are priding yourself on your beauty. Inú yín dùn, ẹ̀sìn gbórí ìfà yín torí ẹ̀wà yín. Beautiful woman, handsome man. Obìnrin tó rẹwà, ọkùnrin tó dára wò. That beautiful woman. Obìnrin tó rẹwà yín. That handsome man. Ọkùnrin tó dára wò Will one day become rotten maggot in the earth. Lọ́jọ́ kan, á ohun tó ti jẹrà tí ìdí ń jẹ ní inú ilẹ̀. Rotten maggot. Á di ohun tí ó ti jẹrà. They say, take this body away, take this body away from her. Wọ́n ní ẹgbẹ́ òkú rẹ̀ kúrò níbí báyìí, ẹgbẹ́ òkú rẹ̀ kúrò níbí báyìí. Listen very carefully. Ẹ farabalẹ̀ kẹ́ fẹ́ gbọ́ mi. The Bible says. Bíbélì wípé. If it's in this life alone we have hope for Christ. Tó bá jẹ́ pé nínú ayé nìkan ni ìrètí wá wà nínú. There is we are of all men most miserable. Ó ní àwa la jẹ́ jù láàárín gbogbo ènìyàn. If your only hope is just this life. Tó bá jẹ́ pé nínú ayé nìkan ṣoṣo ni ìrètí rẹ wà. You are a most miserable person. Ìwọ o jẹ́ abòṣì lọ́pọ̀lọpọ̀. If your life is only centered on money money money tó bá yẹ pé lórí owó owó ṣá ni ìgbésí ayé rẹ dá lórí. if your money is only centered on what you possess what you possess. tó bá yẹ pé nípa ohun tó ní ni ìgbésí ayé rẹ dá lé lórí nìkan. you are really to be pitied. ó yẹ ká káàánú fún ọ pity. ó yẹ ká ṣàánú. because you are facing the wrong direction. nítorí pé tí ò yẹ kó dojúkọ ló dojúkọ. the person who relies only on this life is the most miserable person. ẹni náà tó jẹ́ pé ayé nìkan ṣo ló gbẹ́kẹ̀lé òun ló miserable because you are relying and hoping on a system that is doomed. ó jí àbùsùn nítorí pé ó gbẹ́kẹ̀lé ó sì ń lo ètò ìgbé ayé ètí àwọn tí ó ṣègbè lẹ́yìn gbogbo. you are relying on a system marked for demolition. ó ń lo ìgbé ayé ó sì gbẹ́kẹ̀lé ìgbé ayé tó yẹ pé a sọ pé a ó parun ní dandan dandan. the most miserable of all men. ẹni tó jí àbùsùn jù nínú àwọn ènìyàn. is the man whose wealth is only in this world. òun ni ẹni náà ti jẹ́ pé nínú ayé nìkan ṣoṣo ni ọ̀rọ̀ rẹ̀ wà. His wealth is only this world. ọ̀rọ̀ rẹ̀ nínú ayé nìkan ṣoṣo ló wà. A wasted life. Ayé tó ṣòfò. Is a life that is centered only on the things of this world. Ó jẹ́ ayé tó jẹ́ pé lórí nǹkan tí ayé nìkan ṣoṣo ló ní ìgbẹ́kẹ̀lé sí. His affection. Bóyá àwọn nǹkan tó fẹ́ràn. His love. Ìfẹ́ rẹ̀. Only in this world. Nínú ayé nìkan ṣoṣo ló wà. Loves beautiful cars. Ó fẹ́ràn àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó dára. Only in this world. Nínú ayé yìí nìkan ṣoṣo. Loves five star hotels. Ó fẹ́ràn àwọn ilé ìtura tó dára. Nínú ayé yìí nìkan ṣoṣo. Loves vanity. Ó fẹ́ràn asán. Only in this world. Nínú ayé yìí nìkan ṣoṣo. Loves to decorate from head to toe. Ó fẹ́ láti ṣera ẹ̀ lẹ́ṣọ̀ọ́ lọ́ṣọ̀ọ́ láti orílẹ̀ àti ẹ̀sìn. Ayé yìí nìkan ló wà fún. They have come to while away time here. Wọ́n wá láti fi àkókò ṣòfò ní. If you are married to vanity. Ó bá yẹ pé a ti fẹ́ ọ àwọn àwọn we do. púpọ̀ nínú àwọn kan ń ṣe. the bible concludes all. bíbélì ó sọ àsọkágbà gbogbo rẹ̀. under vanity. ni pé asán ni wọ́n jẹ́. vanity asán lórí asán. gbogbo rẹ̀ asán. vanity concludes them under vanity. lábẹ́ ọ̀rọ̀ pé asán ni wọ́n ló parí rẹ̀. if you are married to that vanity. tó bá yẹ pé a gbé ọ níyàwó fún asán yìí. your wife will soon deliver. ìyàwó rẹ láìpẹ́ á bímọ. and the baby shall be called frustration. a ó sì pe ọmọ tó bá bí ní ìdáyàfò. because you are married to vanity. nítorí pé asán ló gbéyàwó. there are people here who must pray this morning. àwọn ènìyàn wà ní ìtó yẹ kó gbàdúrà lóòrò yìí. serious prayer. àdúrà tó le koko. serious prayer. àdúrà tó le koko. the kind of prayer my friend prayed many years ago. irú àdúrà àdúrà tí ọ̀rẹ́ mi kan gbà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. who said God. tó ní ọlọ́run. show me where I am. fi hàn mí oríta tí mo wà. let me know the position of my life. jẹ́ kí n mọ ipò tí ayé mi wà. I want to know how you rate me. mo fẹ́ mọ ipò ìpele tó fi mí sí. I preach. mo ń wàásù. I give offering. mo máa ń mú ọrẹ wá. I give that. mo máa ń mú ìdámẹ́wàá wá. I look after widows. mo máa ń fún àwọn opolówó. I don't offend anybody. mo ò ṣe ẹnikẹ́ni. I'm sure my rating must be high. ó dá mi lójú pé ìpele tó ga ló fi mí sí. bàbá Abba, show me my rating. Fi kò tí mo wà hàn mí. He slept. Ó bá sùn. He had a dream. Àwọn aláàlá. He was invited to heaven. Ó pè é lọ sí ọ̀run. And they gave him a staircase. Wọ́n bá fún un ní ibi àtẹ̀gùn kan. The staircase had fourteen steps on it. Àtẹ̀gùn yìí ó ní àtẹ̀gùn mẹ́rìnlá níbẹ̀. And he said, son. Ó ní ọmọ mi. This is the staircase of your life. Àtẹ̀gùn ayé rẹ ni eléyìí. It has fourteen steps. Ìgbésẹ̀ mẹ́rìnlá lónìí. Fourteen steps. Ìgbésẹ̀ mẹ́rìnlá lónìí. So but right now. Ìbọn nísìnyí. You are already fifty six. O ti jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlọ́gọ́ta. You are on step two. Ìpele kejì. Ìgbésẹ̀ kejì ló ṣe gbé. You have been on step two for ten years. Ìgbésẹ̀ kejì ló ṣe gbé fún ọdún mẹ́wàá. And there are twelve steps more. Ìgbésẹ̀ méjìlá ló sì kù ọ́ kù. So your rating. Torí náà ìpele tí mo fi ọ́ sí. is two over fourteen. Ìyẹn ni méjì nínú mẹ́rìnlá. Go and calculate. Ìwọ náà wá ṣe ìṣirò. And he woke up. Bẹ́ẹ̀ ló bá jí. If heaven should reach you now. Tí Ọlọ́run ó bá fi ọ́ sípò kan nísìnyí. What do you think you will weigh in his balance? Ìpele wo tàbí báwo ló ṣe rò pé ó ti wọ̀n tó nínú òṣèlú? That's why anyone. Ìdí rẹ̀ ní jẹ́ pẹ́ ni yóò. Whose total investment. Ó jẹ́ pé gbogbo ohun tó dáwọ́lé pátápátá. Is directed on earthly things. Ohun ayé yìí ló gbajúmọ̀. Just earthly things. Àwọn nǹkan ayé yìí ṣá. You are investing in demolition. Bẹ́ẹ̀ ló ń ṣòwò o sì ń dá owó rẹ lórí ohun tí a ó parun. It is like they mark a house for demolition. ó dà yẹn pé wọ́n sàmì sí ilé kan pé wọ́n wo ilé náà. government say we are coming to demolish this house. ìjọba ti sọ fún yín pé wọ́n ń bọ̀ wá láti wá wo ilé yìí. it is that time he began to paint it. nígbà náà ló wá ṣe sí kun ilé náà lọ́dà. that time you bought new roof. nígbà náà ló wá kan òrùlé tuntun. that time you are buying new fixtures. nígbà náà ló wá ń kan àwọn àga àti ìjókòó. you are changing all the fixtures to modern ones. gbogbo nǹkan tó wà níbẹ̀ ló wá ń padà tó ń sọ when it has already been marked for demolition. nígbà tí a ti sàmì sí pé a wó lulẹ̀ ni. that's what many of us are doing. ohun tí púpọ̀ nínú wa ń ṣe lélẹ́yìí. marked for demolition. èyí tí wọ́n ti sàmì sí pé wọ́n wó lulẹ̀. We have a lot of funny, funny Christians now. A ní ọ̀pọ̀lọpọ̀ Christianity tó panilẹ́ẹ̀dì lóde òní. Christians. Àwọn Kristẹni tó jẹ́ àjèjì. So you see, the quality of Christians we have now. Ṣùgbọ́n bí àwọn Kristẹni tá a ní ní ṣe A result of the quality of the messages they are preaching to them. Ó jẹ́ àbájáde tàbí àtúbọ̀tán irú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí wọ́n ń gbọ́. A lot of so-called Christians are just living as if there is no heaven, there is no hell. Púpọ̀ nínú àwọn Kristẹni náà kàn gbé ìgbé ayé wọn bí ẹ̀ pé kò sí ohun tá ń pè ní ọ̀run rárá. for this world I am here to announce to you that this world is doomed. ṣùgbọ́n mo wà ní láti kéde rẹ̀ sétí ìgbọ́yín pé ọyé yìí a ó pa everything you are seeing now they are raw materials for fire. Ohun gbogbo tí à ń rí nísìnyí wọ́n jẹ́ ohun èlò fún iná. Raw materials for demolition. Ohun èlò dá ó fi pa ayé run ni. Life is like a terminal disease. Ilé ayé ó dàbí àrùn tí ò gbóògùn tó ń gbẹ̀mí ẹni. It must end one day. Lọ́jọ́ kan yóò dópin it must end one day. á dópin lọ́jọ́ kan. you must take action. ẹ̀yin náà láti gbé gbèsè. the action number one I will love you to take. ìgbésẹ̀ kìíní tí wọ́n fẹ́ kí ẹ gbé. is one. òun ni. love not the world. ẹ má ṣe fẹ́ràn ayé. That's your step number one. Ìyẹn ni ìgbésẹ̀ kìíní tẹ ó gbé. Love not the world. Ẹ má ṣe fẹ́ràn ayé. The loss of the eyes. Ìfẹ́kùfẹ́ ti ojú. The lust of the flesh. The pride of life. Throw it away. Ẹ sọ The lust of the eyes. I saw it mo rí. and I want it at all cost. mo sì fẹ́ lábẹ́ bó ti wù kó rí. that's the loss of the eyes. ìyẹn ni ìfẹ́kùfẹ́ ti ojú. the loss of the eyes. ìfẹ́kùfẹ́ ti ojú. I want to buy what this person has bought. pé mo fẹ́ ra ohun tí arákùnrin àbáwọ̀ ẹ̀rọ ti rà. èmi náà fẹ́ ní ohun tó ní. the loss of the eyes. ìyẹn ìfẹ́kùfẹ́ ojú. the loss of the flesh. ìfẹ́kùfẹ́ ti ara. that is that which your flesh is pushing you to achieve. ìyẹn ni pé ohun tí ẹ̀rọ ara rẹ̀ ń tì ọ́ gbọ̀ngàn láti ṣe. alcohol. bí ọtí mímu. tobacco. láti máa mu sìgá. sexual addiction. láti máa ní ìbálòpọ̀. pushing you. ó ń tì ọ́. pushing you to do it. ó ń tì ọ́ sí. pushing you to do it. ó ń tì ọ́ sí. That's the lust of the flesh. The pride of life is that you think nobody can correct you. You think you know everything. You think you are too intelligent. You think you are too smart. You don't want to learn from anybody. O fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnikẹ́ni. That's completely unteachable. O jẹ́ ẹni tí o gbẹ̀kọ́. That's the pride of life. Ìyẹn ni ìrora ayé. And the bible says. Bíbélì sì wá wípé. Pride goes Ìgbéraga. Before fall. Ní síwájú ìparun. The second thing I like to do. okay, kejì tí wọ́n fẹ́ kẹ́ ẹ Do not lay your treasures here on earth but in heaven. Ẹ má to àwọn Don't lay your treasures here on earth but because it is doomed to perish, it's passing away, it's marked for demolition. What you are seeing is the cracks, the cracks. The cracks attacks are taking place. Àwọn ògiri ló ń sán báyìí. So don't be surprised. Orí náà kó ṣe yà yín lẹ́nu. When the Bible is talking about destruction by fire. Nígbà tí Bíbélì bá ń sọ nípa píparun àbí ìparun nípa iná. And he said that day will come like a thief. Wọ́n sì wá sọ wípé ọjọ́ yìí yóò wá bí olè ní òru. in the night. ní òru. at this there will be no announcement. ìyẹn ni pé kò ní sí ìfilọ̀ ṣáájú. nobody will suspect anything. kò sẹ́ni tí ó fura sí ohunkóhun. Bible says. Bíbélì wípé all of a sudden lójijì ní thinking of an hour ní ìṣẹ́jú àyá thinking of an hour ní ìṣẹ́jú àyá the trumpet shall sound ní ìṣèlú yóò dún and rapture will take place ìgbàsókè yóò sì ṣẹlẹ̀ thinking of an hour ní ìṣẹ́jú àyá before you say Jesus is the disciple kò tó di pé ẹsẹ̀ pé Jésù lolúwo ó ti ṣẹlẹ̀. And the way many people will know it has happened is that some people have disappeared. Ọ̀dàn tí àwọn mìíràn yóò fi mọ̀ kó ti ṣe nípa ọ̀pọ̀ nínú wọn á ti pòórá. And you won't know where they disappeared to. Ẹ ò ní wá mọ bí wọ́n ti yàwá mi sí. Sorry, is this not what the Bible says? Èyí ah, kì á ń ṣe ohun tí Bíbélì wí bí. People will still rush to church on Sunday. Àwọn èèyàn á tún ṣáàjìrì lọ sílé Ọlọ́run ní ọjọ́ Sunday. They will find people there. Wọ́n bọ̀ àwọn èèyàn níbẹ̀. Including backsliding pastors. Àwọn òtúnṣe àgòtí pẹ̀yìndàgán wà níbẹ̀. Then the pastor may be honest to tell them that, ah, I think the rapture has taken place. Olùṣọ́ náà wá gbìyànjú láti sòótọ́ ọ̀rọ̀ fún ọ pé ó dàbí pé ìgbàsókè ti ṣẹlẹ̀. Let me tell you the truth. Ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín. Your greatest treasure Ìṣúra rẹ tó tóbi jù. Are spiritual treasures. ó ní àwọn ìṣúra tí that's what the bible says. ohun tí bébí dé rẹ̀ tí bíbí ìṣe wọ sọ ye first. ẹ máa the kingdom of God. ìjọba ọlọ́run. and righteousness. àti òdodo rẹ̀. all these things that people want to kill themselves because of. gbogbo àwọn nǹkan táwọn èèyàn para wọn lé will be added unto you. láwa fi kún fún yín. to God that you will shift your attention to spiritual treasures. ìbá wọn ọlọ́run pé kẹ́ gbé ìtẹ́júmọ́ yín kò lọ sí àwọn nǹkan ìṣúra shift to spiritual treasures. ẹ jẹ́ kí ìtẹ́júmọ́ lára àwọn oṣù ẹ̀mí. I want you to ask yourself some salient questions before you pray. Béèrè àwọn ìbéèrè tó jinlẹ̀ kan lé ọwọ́ ara yín ká tó dé How you can know whether you have spiritual treasures? Bẹ́ẹ̀ ẹ ṣe lè mọ̀ bóyá ẹ ní àwọn ìṣúra ti ẹ̀mí. Ask yourself. Ẹ béèrè lọ́wọ́ ara yín. Does God derive any pleasure from my life? Ṣé Ọlọ́run máa ń ní inú dídùn kọ̀ọ̀kan rárá láti inú ayé mi bí? Does God derive any pleasure from my life? Ṣé Ọlọ́run a máa ní inú dídùn láti inú ayé rẹ̀? If your life cannot give God pleasure on earth. Tí ayé rẹ̀ ò bá lè fún Ọlọ́run ní inú dídùn nínú ayé rẹ̀. It cannot give him pleasure in eternity. Dájúdájú kò lè fún ní inú dídùn ní ayérayé. What is God saying about me? Kí lọ́lọ́run sọ nípa mi? What is this saying? Kí ló tó ń sọ? Is this saying, well done continue? Ṣé ó sọ pé kú iṣẹ́ máa tẹ̀síwájú bí? am I the kind of believer? Tàbí mo jẹ́ irú onígbàgbọ́? Every day I commit sin I repent. Every day I commit sin and I repent. Every day I commit sin all I'm always repenting repenting repenting repenting for the on the same sin. Lójoojúmọ́ ni mò ń dẹ́ṣẹ̀ tí mò ń ronúpìwàdà. Lórí ẹ̀ṣẹ̀ kan náà, mo kàn ń tọrọ àforíjì, mò ń tọrọ ìrònúpìwàdà. What is your greatest aspiration in life? Kí ni àwọn ìlépa rẹ tó tóbi jù lórí ilẹ̀ ayé yìí? What will you consider where you are sitting as your greatest achievement now on earth? Níbi tẹ jókòó sí ni kílẹ̀ lè pè ní ohun tó jẹ́ pé àṣeyọrí yín tó tóbi jù lórí ilẹ̀ ayé. Is it money? Bóyá owó ni. Is it position? Ṣé ipò ni? Is it degree? Ṣé ìwé tẹ kẹ́kọ̀ọ́ gboyè rẹ̀ ni? Is it marriage? Ṣé ìgbéyàwó ni? any money you get on earth. owó kówó tẹ bá ní lórí ilẹ̀ ayé yìí. and you are not comfortable that heaven is your home at last. tí ẹ ò sì ní ìfọ̀kànbalẹ̀ pé lópin ohun gbogbo ọ̀run nílé yín. it is a waste. ohun tẹ fi ṣòfò ni. waste. òfò ni. just wasted money. ẹ kàn fi owó òun ṣòfò. Where is your heart? Níbo ni ọkàn rẹ wà? Is your heart really after Jesus? Ọkàn rẹ hàn lépa Jésù bí? How many souls ọkàn mélòó are coming into the kingdom of God through you. Ni ó ń wá sínú ìjọba Ọlọ́run nípasẹ̀ rẹ. Can you say you have brought anybody to this church to Christianity and the person is there right now? Ẹ a lè sọ pé ẹ ti mú èèyàn kan wá sí ilé Ọlọ́run yìí sínú ẹ̀sìn Christianity tẹ́lẹ̀ náà sì wà níbẹ̀ títí dìsín. How can you bring your boss to Jesus when you are sleeping with him? Báwo lẹ ó ṣe mú ọ̀gá yín níbi iṣẹ́ wá sí ilé Ọlọ́run nípa ó jẹ́ pẹ̀sì ní àṣepọ̀ pẹ̀lú rẹ̀? That's why that strong letter says. Ìdí rẹ̀ retí olórí ní fi wípé. Must I go and empty handed? Èmi ó ha lọ lọ́wọ́ òfo bí. Must I meet my saviour soul? Èmi ó ha mú kí ọkàn olùkọ́lá mi. Not one soul with which to greet him. Láì ní ọkàn kan láti kí i káàbọ̀. Must I empty handed go? Èmi ó ha lọ lé ọwọ́ òfo Many are going empty handed. Ọ̀pọ̀ ni ó ń lọ lọ́wọ́ òfo báyìí. I say what are you doing in the house of God? Pé kí ló tó ń ṣe nílé Ọlọ́run? I am ah, an usher sir. Pé aṣọ́nà ni mí. How many people have you brought to the kingdom? Èèyàn mélòó ló mú wá sínú ìjọba? None. Kò sí. Your life cannot even convert your wife. Ayé rẹ̀ gan kò lè mú ìyípadà bá ìyàwó rẹ̀. Wọ́n sọ pé I sing, I'm a chorister. Lò ó ṣe nínú ìjọ Ọlọ́run ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ akọrin ni mo jẹ́. How many people has your lifestyle brought to Jesus? Èèyàn mélòó ni ìgbé ayé rẹ̀ mú wá sọ́dọ̀ Jésù? Is your life not chasing people away from Jesus? Ìgbé ayé rẹ̀ kò wá ń lé àwọn ènìyàn jìnnà sí Jésù bí? How many backsliders have been restored through you? Àwọn apẹ̀yìndà mélòó la ti dá padà bọ̀ sípò nípasẹ̀ rẹ̀? How many people who left God are now returning back to God because they see your life? Àwọn ènìyàn mélòó tó ti fi Ọlọ́run Kristẹni ní ìgbà kan rí náà wá ń padà sọ́dọ̀ Ọlọ́run nítorí pọ́n rí ìṣẹ̀ṣẹ̀ ayé rẹ̀. This is a very very serious matter. Pàtàkì ni ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀. Serious matter. Pàtàkì ló jẹ́. What is the value of your existence to the kingdom of God? That's what I'm asking. Báwo ni wíwà tó wà láàyè ṣe ṣe pàtàkì tàbí ṣe iyebíye sí? What does ìjọba ọ̀run? Listen o. Ẹ farabalẹ̀ kẹ́kọ̀ọ́. What does heaven benefit by your being alive? Àǹfààní wo ni ọ̀run jẹ pé o tilẹ̀ wà láàyè bí? This is why God just does like this sometimes. Ìdí rẹ̀ rẹ̀ tọ́lá máa ń fọwọ́ lárọ́ nígbà mìíràn. And allow plenty of people to be wasted. Àá fi jẹ́ jẹ́ kán fi ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣòfò. because to him. nítorí pé sí ọlọ́run. they useless. wọn ò wúlò fún un. They have no benefit to heaven. Kò sí àǹfààní tí wọ́n jẹ lára wọn. They are not doing anything. They are even spoiling the place and causing more problems. Wọ́n ti ẹ̀ ń ba ibẹ̀ jẹ́, wọ́n sì ń dá ìṣòro sílẹ̀ sí ni. If they can sing. Wọ́n lè kọrin. This world is not my home, I'm just passing through. Ayé yìí kì í ṣe tèmi, mo kàn ń la ibẹ̀ kọjá ni. You are passing through ẹ̀ ń la ayé kọjá and it's of no benefit to God. kò sì ní àǹfààní tó ṣe fún ọ̀run ọlọ́run. sani tí wọ́n sọ fún wọn let this one be wasted. torí náà kóńkóń bá fẹ́ ṣẹlẹ̀ àná ẹjẹ́ kan fẹ́lẹ́ ìṣòfò there are actually people in church. àwọn ènìyàn wà nílé ọlọ́run ní tòótọ́ who are liabilities to the kingdom of God. tó jẹ́ pé wàhálà náà jẹ́ lọ́rùn ìjọba ọ̀run. their liabilities. wàhálà náà jẹ́ sọ̀rọ̀. they cause more problem. wọ́n dá ìṣòro lẹ̀. they shutting people out. wọ́n lé àwọn èèyàn jáde. we have many who are liabilities people to this our church. a ní ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wàhálà náà jẹ́ lọ́rùn ìjọ yìí pàápàá. liabilities. because wàhálà náà jẹ́. their lifestyle does not portray what we teach here. nítorí pé ìgbé ayé wọn kò fi ohun tí à ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ their lifestyle drives people away from church. ìgbé ayé wọn ó lé àwọn kúrò nílé ọlọ́run. they only come interested in signs and wonders. wàá kọ̀ wá inú iṣẹ́ àmì ìyanu ló wù wọ́n. they come there full of complaint. wá wá ọ̀pọ̀lọpọ̀ àwáwí ni wọ́n wá pẹ̀lú. what is not being done right. ohun tí wọn ò ṣe kó ti tọ́. they are not doing this one right. ohun tí wọn ò ṣe lè dáadáa. they are not that one right. wọn ò ṣe yẹn dáadáa. you are a liability to the church you also make yourself a problem to heaven. wàhálà lẹ jẹ́ fún ìjọ ọlọ́run ẹ sì jẹ́ kí ayé yín gan kó jẹ́ ìṣòro fún ọ̀run pa. how can somebody come to church and you are fighting the ushers. báwo ni yóò ṣe wá síbi ọlọ́run ẹ̀ ọ́ máa bọ̀ wọn wa sọ́nàjà. you are a liability. ẹ wàhálà àti ìṣòro kan lọ́wọ́. how can somebody come to the church. báwo lè yẹ̀wò ṣe wá sí ilé ọlọ́run. sorry and má bínú. don't want this kind of dressing here. mi ò a ò fẹ́ rú àwọn ìmúra yìí. this not a disco club. ibi ìbàyẹn kò ṣe ilé ijó. can you begin to physically fight those who are trying to correct you. ẹ wá gbìyànjú ẹ sì wá ń ku àwọn tó ń gbìyànjú láti. you become a, liability instead of a blessing. ẹ wá jẹ́ ìṣòro fún wọn ìtẹ́ ìbá fi já sí ìbùkún fún wọn. how are other christians being inspired by your lifestyle. irú ìmísí wo ni àwọn kìrìsìtẹ́nì ẹlòmíràn ní nípa ìgbé ayé tó gbé. they say iron sharpness iron what do you sharpen. wọ́n ní irin ní pọ́n irin kí ni wọ́n ń pọ́n. how much of your resources really. mélòó nínú àwọn ohun ìní rẹ. are committed to kingdom expansion. ni a ti fi jì fún fífẹ́ àti gbígbòòrò ìjọba ọlọ́run. they are committed to kingdom expansion. kí a fi jì fún gbígbòòrò ìjọba ọlọ́run. A lot of people after God has blessed them. Àwọn ènìyàn púpọ̀ lẹ́yìn tí Ọlọ́run bá ti dìbò fún wọn. They find it so difficult to pay ordinary tithe. A nira fún wọn láti san ìdá mẹ́wàá. Your book of expenses. Àwọn ìwé tẹ̀fín sọ̀bẹ̀ ti náwó Shows us where your heart is. Ibẹ̀ ni ó fi hàn wá ibi tí ọkàn yín wà. Your money goes to where your heart is. Owó yín ibi tí ọkàn yín wà ni yóò máa lọ. It's easy for people to fast for seven days. Ó rọrùn fún àwọn èèyàn láti gbààwẹ̀ fún àtọ́ni ọjọ́. to even fast for twenty one days dry. Ó rọrùn fún àwọn èèyàn láti gbààwẹ̀ bíríbírí ọjọ́ ọjọ́ mọ́kànlélógún. But when you ask for money. Ṣùgbọ́n nígbà tí a bá Then you know the spirituality of the person. Nígbà náà lẹ́ o mọ bọ́n ṣe Fasting cannot confirm spirituality. Àwẹ̀ kò lè fi ìdí bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe jẹ́ ẹni Money can confirm it. Ṣùgbọ́n owó lè fi hàn can confirm it. ó lè fi hàn. people fast mostly. lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn máa gbààwẹ̀. not because they love God. kì í ṣe nítorí pé wọ́n fẹ́ràn ọlọ́run. but because they have trouble. ṣùgbọ́n torí pé wọ́n ní wàhálà kan. how many sinners have been converted by beholding your life? ẹlẹ́sẹ̀ mélòó la ti gbàlà nípa wíwo ayé rẹ. how many people love God more because of you? àwọn èèyàn mélòó fẹ́ràn ọlọ́run sí nítorí rẹ. in many offices these days it's so difficult to differentiate between the believer and the unbeliever ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ nísìnyí ó nira láti mọ ìyàtọ̀ láàrin onígbàgbọ́ àti aláìgbàgbọ́. they are looking exactly the same way. gbogbo wọn ìrírí wọn bákan náà. they talk exactly the same way. bí wọ́n ṣe ń sọ̀rọ̀ náà ni wọ́n ṣe ń sọ̀rọ̀. they joke exactly the same way. bákan náà ni wọ́n ṣe ń dọ̀wẹ́kẹ̀. they eat exactly the same way. ìjẹun wọn bákan náà ni. so you can't differentiate. nípa báyẹn ò lè mọ ìyàtọ̀. this is pushing people away from Christ. eléyìí ló sì ń and sometimes when you say you can't do this. nígbà mẹ́rin bá sọ pé ò lè You belong to the old school. Pé àwọn tayé àtijọ́ ni ìwọ. Old fashion Christianity. Àwọn Kristẹni ayé àtijọ́ ni ìwọ. They forget. Wọ́n ti gbàgbé. That God calls himself. Pé Ọlọ́run fúnra ara rẹ̀ pe ara rẹ̀. The ancient of days. Arúgbó ọjọ́. The ancient of days. Arúgbó ọjọ́. Who cannot change. Èsì ò lè yí padà. Who you cannot change. Èsì ẹ̀yìn gan ò lè yí padà. Who you cannot be saying it's like this it's like that. Èsì àwọn ìsìnkú báyìí ló ṣe rí báyìí ló ṣe rí. In Hebrews. Nínú ìwé ìwé Hebrew, Hebrews chapter one verse ten. Ìwé Hébérù orí kìíní ẹsẹ̀ kẹwàá. O Lord, in the beginning, àti ìwọ olúwa lé àtìkọ́ ṣe. has laid the foundation of the earth. Lé o fi ìpìlẹ̀ ayé sọlẹ̀. And the heavens are the works of thy hand. Àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. They shall perish. Wọ́n ó ṣègbé. Did you hear that? Ṣẹ gbọ́ èyí bí? The heavens themselves shall perish. Àwọn ọ̀run fúnra ara wọn wọ́n ó ṣègbé. They shall perish. Wọ́n ó ṣègbé. But thou remainest. Ṣùgbọ́n ìwọ wà síbẹ̀. They shall all wax old as dust a garment. Gbogbo wọn ni yóò sì gbó bí yẹ̀wù and as a vessel shall thou fold them up. àti bí aṣọ ni ìwọ ó sì ká wọn. and they shall be changed. a ó sì pààrọ̀ wọn. lis ten to this. ẹ̀gbọ́n eléyìí. but thou art the same. ṣùgbọ́n bákan náà ni ìwọ. thou art the same. bákan náà ni ìwọ. thou has not been modernized thou art still the same. o yí padà sí òde òní bákan náà ni ìwọ. and thy years shall not fail. ọdún rẹ kì yóò sì pin. rise your feet beloved. ẹ dìde lórí ẹsẹ̀ yín olùfẹ́. and bow down your head. Yes, it's a tẹ orí songwriter olórin say do the world ó ní bí pulling me till ń fà with his alluring materials pẹ̀lú àwọn ẹ̀tàn rẹ̀ beautiful things àwọn ohun tó dára say I'm a child of God ó ní síbẹ̀ ọmọ ọlọ́run lè mí and this thing cannot move me eléyìí kò sí lè mì mí the bible says bíbélì wípé it is given unto man. Àti fífún ènìyàn. To die láti kú only once lẹ́ẹ̀kan after that lẹ́yìn èyí judgement ìdájọ́ bow down your head where you are. ẹ tẹ orí yín ba níbi kíbi tẹ bá wà. and begin to repent before the Lord. kí ẹ sì bẹ̀rẹ̀ sí sọ níwájú Olúwa. of your low level commitment. àwọn ìpele tó lọ́ọ̀lẹ̀ ìfijìyín. lack of heavenly consciousness. àìní ìtakejì ti ọ̀run. not doing what God wants you to do. kíkọ̀ láti ṣe ohun tí Ọlọ́run fẹ́ kẹ́ ṣe confess your sins before the Lord. Ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín níwájú Olúwa. Tell him that you are sorry. Ẹ sọ fún pé ẹ tọrọ àforíjì. And that right now. Pé lọ́wọ́lọ́wọ́ yìí. You want to take a new step. Ẹ fẹ́ gbé ìgbésẹ̀ ọ̀tún. I wait for you to do that. Wọ́n mú sùúrù kẹ́ eléyìí. kind of prayers we have to pray this morning. Èrò àdúrà tá ó gbà ní òwúrọ̀ yìí. is serious prayers. Àdúrà pàtàkì ni wọ́n. Our greatest enemy is not the devil. Ọ̀tá wa tó le jù kì í ṣe èṣù. Our greatest enemy is ourselves. Ọ̀tá wa tó le jù ni àwa ti ká wa. The whole man inside of us. Gbogbo ọkùnrin arúgbó àgbólógbò nínú wa. This flesh is our greatest enemy. Ẹ̀rùn ara wa yìí ni àgọ́ ara wa tó di wa. For the enemy to come against you and to succeed. Òsì òmùkọ́ta tọ̀ wá kó sì rí bá ti ṣe. There must be a ladder. Láìsí àní àní àkàsọ̀ we are our own greatest enemy. torí náà àwa ni ọ̀tá therefore for those who love their destiny this morning. nítorí náà fún àwọn tó fẹ́ràn àyànmọ́ wọn ní òwúrọ̀ yìí. I want them to cry to the heavens with a loud voice. wọ́n fẹ́ kọ́ képe àwọn ọ̀run pẹ̀lú ohùn tó lọ. my father. Jésù la àdúrà. well done. ẹ ṣe dáradára. number two. ìkejì. can you shout this loud and clear. ẹ kí gbélé lóhùn tó lọ sókè. agents of death and hell. ẹ̀yin kọ ipò kú àti àpá. release my life. ẹ fi ayé mi lọ́rùn in the name of Jesus. ní orúkọ Jésù. Jesus' name we pray. Any power agbára kágbára that wants the devil to harvest my life. Tó fẹ́ kí èsì kórè ayé mi. Can I hear you shouting this loud? Ẹ jẹ́ kí n kígbe rẹ̀ lọ sókè. Jọ́ọ̀kú! In the name of Jesus. Mi orúkọ jẹ́. I refuse to be harvested by the devil. Mo kọ̀ kí èsì kórè ayé mi. Jesus' name we pray. Magnet of destruction. All far, Iparu, can you shout it loud? Let me go! In the name of Jesus. Jesus name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. That songwriter. Olórin says my sins are washed away. I'm a night was done today. Ó ní àwọ̀ ẹ̀ṣẹ̀ mi nù. Ẹ̀rù kẹ́ńdà. Ọ̀rọ̀ sọ̀kalẹ̀. invite heaven into your life now. Ó yẹ kẹ́ ẹ pé ọ̀run sọ̀kalẹ̀ sínú ayé yín ní. Ó oh, á. soul. Come into my soul. Come into my soul. In the name of Jesus. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la Every cloud. Gbogbo àwọn sọ́mọ̀ trying to bring evil rain upon my head. Káyọ̀ láti mú òjò ibi ìrọ̀lẹ́ mi lórí. Can I hear the sister just saying this? Jẹ́ kí gbọ́dọ̀ obìnrin tó wà ní ìkó wí. that the best sisters can do? Ṣé ìtàn obìnrin lè ṣe jòyè? Can I hear the brothers shouting this loud Gbọ́dọ̀ àwọn arákùnrin tó kígbe rẹ̀ party together. Gbogbo wọn lápapọ̀ nísìnyí. Scatter! Túta! In the name of Jesus. Ní orúkọ Jésù. Scatter it. Ẹ̀túta. The cloud about to bring the rain. Àwọn sọ́nà tó bá rò òjò ibi. Scatter it. Ẹ̀túta. Màkàpọ̀tì ṣẹ̀kẹ̀ lákà. Rìbọ̀sẹ̀kẹ̀ ṣẹ̀kẹ̀ rábọ̀sẹ̀kẹ̀ rábàrábà. Jesus name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Father, I decree. Baba mo pàṣẹ. That this person over there. Pé ẹni tó wà ní ọ̀hún yẹn. Who had a dream that the dead mother was feeding her. Pé ó láàlá pé màmá rẹ̀ tó ti kú ó ń bọ̀ lójú. Right there where you are. Níbi tẹ́ ẹ wá ni. The evil thing that you have swallowed. Ohun búburú tẹ ti gbé mi ni. I bind them and I cast them out. Mo gbé wọn dè mo sì lé wọn jáde. In the name of Jesus. Ní orúkọ Jésù. How's the person over there? Ẹni náà nìyẹn lọ́hùn yẹn. loud and clear ẹ tún wí eléyìí lóhùn tó já gara. strange and mysterious oppression. ìnira àjèjì ìnira àdìtú strange and mysterious oppression. ìnira àjèjì. I am not your candidate. ayé mi. Yeah! Jesus ní orúkọ Jésù. That's right, kò dà Thank you Jesus. Ẹ ṣeun Jésù. Thank you Jesus. Ẹ ṣeun Jésù. Makaposetende yabo sente rabo senta. E Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. They threw Joseph into the pit. Wọ́n sọ Joseph sínú ọ̀gbun. You will now shout this loud and clear. Ẹ wá kí gbèrè lóhùn òkè ohun tó já gara. Any Joseph's pit. Gbogbo ọ̀gbun Joseph. Limiting my advancement. Tó ń bu ìtẹ̀síwájú mi kù. Can you shout it loud? Ẹ ló wò kù. Clear away! In the name of Jesus! Ní orúkọ Jésù. Clear away the Joseph pit. Ẹ kí gbogbo ìfọ̀gbun tó sẹ́kù kó di àwọn. Get out of the pit! Kúrò nínú ọ̀gbun. Get out of that pit! Jáde kúrò nínú ọ̀gbun yẹn. In the name of Jesus! Ní orúkọ Jésù. Thank you, Jesus. Thank you, Jesus. Jesus name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Two more prayers. Àdúrà méjì ló kù. This next prayer. Àdúrà tó kàn yìí. Will release virtues stolen and stole the marine bank. Yóò jẹ́ kí òmìnira dé bá àwọn àìsìkì tí wọ́n jí tó fi pamọ́. This next prayer. Àdúrà tó kàn yìí. Will disgrace every marine witchcraft. Yóò dojú ti àjẹ omi gbogbo. Targeted against anyone here. Tí wọ́n yàn lòlù sí ẹni yóò tó wà ní. Whether you are from riverine areas or you are from you are not from riverine areas you need to pray. Bóyá ẹ wá láti ẹsẹ̀ odò tàbí ẹ wá láti ẹsẹ̀ odò ẹ láti gba àdúrà. Lagos itself is riverine. Nítorí pẹ̀lú Èkó ìgan pàápàá gbègbè ìpàṣẹ. Can you shout this loud loud and clear. Ẹ̀ha lè kí ìpele lóhùn tó jágara. Every dragon in the water. Gbogbo dragoni tó wà nínú omi. Can you shout it loud? Ẹ kí ìpele lóhùn rárá. Assigned against my destiny. Tí wọ́n yàn lọ. Jẹ́! Jesus name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Anything in my life. Ohunkóhun tó wà nínú ayé mi. That scares God away. Tó ń lé Ọlọ́run jìnnà. Anything. Ohunkóhun. Can I hear you shouting it? Ẹ jẹ́ gbọ́kẹ́ kíbi rẹ̀. Can you say it again? Can you raise your voice double that one? Die! In the name of Jesus. continue continue. ẹ tẹ̀síwájú ẹ go anything at all. ohunkóhun yòówù. is carrying God away. ó ń bọ ọlọ́run lẹ́rù tó fi lójú. màá fọ́ tàbí kàríkà. ríà ní kàtẹ́sẹ̀ tẹ́ndẹ̀kẹ́ yẹ bó ṣẹ́ńtẹ́ rábà santa. Thank you, Jesus. Ẹ ṣeun Jésù. Jesus name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà kindly bring out your tithes and your offering for this meeting. Ẹ̀jẹ̀ mú ìdámẹ́wàá àti ọrẹ yín fún ìpàdé ìjáde. Father, we thank you for the tithes and the offering. Bàbá dúpẹ́ fún àwọn ìdámẹ́wàá àti ọrẹ. Good measure present falling over. Òṣùwọ̀n dáradára tó kún àkúnwọ́n sílẹ̀. Let it be our Lord in the name of Jesus. Ẹ̀jẹ̀ kó jẹ́ ìpín wa ní orúkọ Jésù. Thank you, Heavenly Father. Ẹ ṣeun bàbá wa ọ̀run. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la I thank God for those of you who surrender your life to Jesus Christ in this program. God bless you in Jesus' name. You've taken the most important decision in life, and I rejoice with you. For more information, counseling, and prayers, kindly send your name, your address, your telephone number to the WhatsApp number displayed on the screen. You can also send us an email. The email address is also displayed on the screen, and we shall be getting across to you shortly. God bless you in Jesus' name. Amen it's been 20 years of God's intervention and total recovery. Through the Lord's platform, the Prayer Rain program at the Prayer City. Come celebrate with us as we thank God and give Him glory for 20 years of His faithfulness on Friday, November 27th, 2020, from 9 p.m. to 12 a.m. This program will be made available on all our social media platforms Facebook, YouTube, Instagram, Twitter, and Miss Lair. Dr. D.K. Ulukwe. General Overseer, Mountain of Fire Miracles Ministries will be ministering through the live streaming. Don't miss the three hours celebration of praise, worship, and prayers. Prayer and service, 20 years anniversary. God's undying love and faithfulness to mankind. Mountain of Fire and Miracles Ministries. Surely the Lord is here. just as you do rest. Uh, Father, Baba, we have cried unto you here this morning. As you keep your name, òwúrọ̀ yìí. Let there be no one. Kà má ṣe Who is in this morning service? one, wà nínú ìsìn ti òwúrọ̀ yìí. Who will go home with a plastic experience? Tí ó lọ́lé pẹ̀lú ìwé ni bó ti wá bẹ̀ náà ló padà. In their dreams tonight. Ní ojú àlá wọn ní òru O Lord appear. Olúwa farahàn. Anything that will be a ladder of darkness to us. Ohunkóhun tó lè jẹ́ àtẹ̀gùn òkùnkùn fún wa. Whether your people like it or they don't like it. Bóyá àwọn ènìyàn fẹ́ tàbí wọn ò fẹ́. All the pet pet sins, pet vices. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń yára dì mọ́ ni Father with your blood. Bàbá pẹ̀lú ẹ̀jẹ̀ yín. Dissolve them in the name of Jesus. Ẹ̀yọ́ wọ̀dà ní orúkọ Jésù. Dissolve them in the name of Jesus. Ẹ̀yọ́ wọn dànù ní orúkọ Jésù. Dissolve them in the name of Jesus. Ẹ̀yọ́ wọn dànù ní orúkọ Jésù. Anything the devil has planted in anybody's life. Ohunkóhun tí èṣù ti gbìn sínú ayé ẹni yòówù. To lure them into sin. Láti tàn wọ́n jẹ sí inú ẹ̀ṣẹ̀. To drag them into perdition. Láti wọ́ wọn lọ sínú ègbé. Father. Bàbá. By the power that divided the Red Sea. Nípa agbára tó pín òkun pa níyà. I command those things to depart in the name of Jesus. Mo pàṣẹ kí àwọn kan náà kó kúrò ní orúkọ Jésù. The Lord blesses you from Zion. Olúwa yóò bùkún fún iná. Make his face to shine upon you. Amúkú ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí iná. And be gracious unto you. A sì ṣàánú fún. Go from strength to strength. Àwọn màlúù láti pàdé pa. From glory to glory. Àti láti ògo ní ògo. All the prayer requests that O oh Lord answer them by fire.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 Seven Golad, this time, hallelujah, let's go.